ọ̀rọ̀ nípa ọ̀yàn funfun ni àti ọ̀yàn múmu tí a bá ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ọ̀yàn orísìírísìí ọ̀nà ni ọ̀rọ̀ lè gbà kan ọ̀yàn nínú sharia islam àmọ́ wá àwà wonú báàbù wo ojú ọ̀nà wo ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àrọ̀dọ́à bí ẹ bá sàkíyèsí gbogbo ń tí a ń ka bọ́ ká tó kan kìtàbù rọ̀dán àyí ó ní ṣe pẹ̀lú kíni ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ nikah ọ̀rọ̀ afẹ́rẹ ni àti gbogbo ń tí ọrọ̀ ma o ní a fi gbọ́yé pé ọ̀pọ̀lọpọ̀ àhàdìsù tààkà nínú kìtàbù rọ̀dán àyí yọ́ ma dá lórí in tó ní ṣe pẹ̀lú ipa wo ni ọyàn funfun ni àti ọyàn múmu ipa wo ni méjèèjì kó látàrí ta lọ́lẹ́tọ̀ sí kọfẹ́ ẹnìkejì ìyẹn ni pé kìtàbù rọ̀dọ́ èyí ta fẹ́ kà ní báàbù yìí kìí sí pá ma wá sọ́rọ̀ bó ni wọ́n ti fún yàn lọ́yàn àbíbò ni obìnrin ti ma fún ọmọ àbíbò lọ́mọ ti ma mú yàn hùn àmá tí a bá sọ̀rọ̀ kìtàbù rọ̀dán nínú fíkíwù ìtumọ̀ rẹ̀ ni pé ìfúnni lọ́yìn àti ìmúyàn ọmọ ó nípa lórí ta lọ́lẹ́tọ̀ ọkọ̀ fẹ́ra wọn bẹ́yàn bá gbọ́ sẹ̀ríà ìsìláàmù yé torí ẹ̀ ni hadithu alákọ̀ọ́kọ́ nínú àhadithu kìtàbì yìí hadithu ibn abbas radiyallahu anhu maqal قال رسول الله صلى الله عليه وسلم في بنت حمزة ولا لا تحل لي يحرم من الرضاع ما يحرم من النسب وهي ابنة أخي من الرضاعة حديث يني اتككري كنتنا ونقبي حمزة ابن عبد المطلب رضي الله تعالى عنه tí ń ṣe àbúrò bàbá annabuwa muhammad sallallahu alaihi wasallam hamza yìí ni wọ́n pa sí ogun ohudu lẹ́yìn annabuwa muhammad sallallahu alaihi wasallam hamza ní ọmọ obìnrin kan tó fi ilẹ̀ sáyé látàrí bá ti mọ̀ pé àwọn nǹkan kan bẹ tí ṣẹ̀rí àti ní lámọ́yìn ọ̀gbọ́dọ̀ fẹ́ni tó bá rí báyìí حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت إلى آخر الآية gbogbo èyí tí ọba ti sínú tí a yà kà pé kọ̀lẹ́tọ̀ ká fẹ́rẹ̀ ní yìí kọ́là tí wá bá takò agbọ́dọ̀ sọ ká yẹn pé ní àṣẹ̀rí ọ̀takò inú tí sẹ̀rí ọ̀takò táwà ń rò pá láàdáa wá takò sẹ̀rí ò pé dandan kíyàn ó fẹ́ ẹni táwà ó pè ní kọ́sìn ìyẹn ni pé ọmọ ẹ̀gbọ́n bàbáyàn àbọ́mà àbúrò bàbáyàn èyí táwà ó pè ní tẹ̀gbẹ́tàbúrò náà ní kèése wọnú òun lẹ fi rí ló fi jẹ́ pé aliyu bin abi talibin radiyallahu ta'ala anhu òun lọ fẹ́ ta ni fatimatu bintu muhammadin sallallahu alaihi wasallam àwọn èèyàn wá ń sọ lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam pé ọmọbìnrin hamza o a ń wò pé bọ́yá annabi ọfẹ́ sallallahu alaihi wasallam òun lànàbì fi wá sọ hadithi yìí annabi ni látàhìlù lè ọmọ tí hamza bá bí èèwọ̀ ní fún mi kí n fẹ́ a wà bíra wa pé léyìí tí a yà kàkalẹ̀ yìí hurri mata alaikum ummahatukum wa banatukum ila akhiril ayewo lọ́wọ́ mbẹ́ kò sí ìtọ́wọ́ mbẹ́ àbí èyí là nẹ́bì fi wá fi yé wa sọ̀lọ̀sọ́lọ̀ pé àsí nǹkan mí tún bẹ tí ma sọ ìfẹ́rẹ ní dèwọ̀ yàtọ̀ fáwọn tí àyà ìdákọ̀ kí nìkan náà annabi ni yahrumu mina rọ̀dọ́ ma yahrumu mina nasab wàhíyà bnatu akhi mina gẹ́gẹ́ bí àti ọmọ ẹnini àti ìyá ẹnini àti ẹ̀gbọ́n ìyá àtẹ́gbọ́n bàbá gbogbo àwọn ilé ìkí ló so wápọ̀ annasabu ìran annabi ni yahrumu min ar-radha ma yahrumu min an-nasab gẹ́gẹ́ bó ti ṣe pé ìran wọ́n jọ bí wà yìí lọ sọ àwọn wọ̀nyí déèwọ̀ tẹ́yìn òfin lè pọ́ wọn ọ̀fẹ́ nù wọn ẹni ọ bá ṣe pé ó mú ọyẹn nìkan nínú àwọn tó rí báyìí náà èèwọ̀ ní fóun náà kọfẹ́ tí wọ́n fẹ́ra wọn wàhíyà bínátò áhí mẹ́nà rọ̀dọ̀ à ẹ̀wà rí ọmọbìnrin hamza yìí bó ti jẹ́ sí mi ànẹ́bì ni pé ibnátò áhí mẹ́nà rọ̀dọ̀ à ọmọ tí ọmọ ìyá mi bí ni tálọ́mọ ìyá ànẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m hamza àmẹ́rí hamza abdul muttalib wa nabi sallallahu alaihi wasallam muhammadu ibn abdullah kí wá lórí ta nabi pé hamza ní akhi ay min ar-radha'a ẹnìkan ló fún hamza àti annabi muhammad sallallahu alaihi wasallam lọ́yàn nígbà wọ́n wà ní kékeré èyí ni ìdájọ́ ta nabi fẹ́ fi yé wa ń bí sallallahu alaihi wasallam àṣẹ bí ìbí kún ó bí nípọ̀ bí ti dáyàn pọ̀ bàbá tún pé nǹkankan kan bẹ tó lè dáyàn pọ̀ tí ó dà bí ìgbà tí wọ́n jọ bíyàn kí ni nǹkan náà òun lọ yàn múmú òun ló fi ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ẹ̀yìn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin ẹjẹ́ sáré fún ọmọ yìí lọ́yàn àbí ẹbá lọ gbé fún ya kíní ẹni wọn mọ̀ wọn jẹ gbádùn ó fún lọ́yàn nínú sẹ̀ríà oní tí ó fà lẹ́sẹ̀ o oní tí ma fà ní ẹsẹ̀ ẹni ọba ti múrú ọyàn bẹ́ẹ̀ àwọn àdájọ́ rẹ̀ òun la fẹ́ mẹ́nu lè òun la nábi fi lè pé ní ẹni ọ jẹ́ wọ̀ tó tí è sí wọ̀ fún ní àkíyàn ọfẹ́ tẹ́lẹ̀ bọ́bá ti ní pé ọyàn múmú dáyàn pọ̀ fa iná ha látàhìlùlì fàhíyà bínẹ̀tù áhí mẹ́nà rọ̀bọ̀n àwọn àlàyé kan nípa ọ̀rọ̀ rọ̀bọ̀n àyí in ta ń pè ní ọ̀yàn tí ọmọ ma mú nígbà àyà obìnrin àbí wọ́n fún síbì kan fún wọn gbé fọ́mọ mú ìdájọ́ kan náà ló nínú sẹ̀ríà ìmọ̀ ọmọ mú nígbà àyà obìnrin àbí ọ̀yàn obìnrin wọ́n fún síbì kan fún ọmọ ọwá mú irú ọ̀yàn bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ìdájọ́ tọ́rọ mọ́ rọ̀dọ́à òun là nẹ́bí wí sallallahu alaihi wasallam òun ni pé yáhùrùmù mínà rọ̀dọ́à ma yáhùrùmù mínà nẹ́sàbì ma yáhùrùmù mínà nẹ́sàbì àti mẹ́lẹ́yìn nù ayá al-Qur'an al-Karim àwọn wo ni bíbí ma sọ déwọ̀ fún yàn láti fẹ́ wa akhawatukum wà á máa tukùn wà kọ́ọ̀lá tukùn wà bànátul áhí wà bànátul òkùtì inú sọ́rọ̀tún nìsá kọkàlùkúwà náà lọ́ọ̀ká ìyá ẹni ọmọbìnrin tí èyàn bí fún rẹ̀ ẹni wọ́n jọ bíyàn ní tẹ̀gbọ́n tàbúrò ìmọ̀ ọjọ́ ma ìyá àbọ́jọ́ ma bàbá ìyá àti bàbá dáyàn pọ̀ àbíyà nìkan lọ́pa nípọ̀ gbogbo eléyìí ní sẹ̀rí à ń pè ní àkàwátù ọmọ ìyá tí ìyá àti bàbá panipọ̀ àbọ́mọ ìyá tí bàbá nìkan dáyàn pọ̀ táwà ń pè lọ́mọ bàbá òkùtù náà ń ṣẹ̀rí àpè àbẹ́ ìtí ìyá nìkan pawápọ̀ tí bàbá ọ̀dà wápọ̀ gbogbo orú àwọn wọ̀nyí inú rẹ̀ ni wọ́n wà ó di mélòó ó di mẹ́ta wà á má tukùn ẹni tó jẹ́ gbọn bàbá yàn àbábúrò bàbá yàn wọ̀kọ̀ọ̀látùkùn bákanáà ń dílé ìyá ẹ̀gbọ́n ìyá àbí àbúrò ìyá kọ́dà bọ́jọ́ méèké tèyàn jùlọ sẹmọ̀ pé yíò ní ọ́nkù mí tèyàn ìsẹgbẹ́ rẹ̀ èyàn ó ní àǹtì mí tèyàn jùlọ àbí ńgbàtí bàbá bá dé tọ́dọmọ ọgọ́ta ọdún tó sì ẹ̀sẹ̀ wá níyàwó ní ọgọ́ta ọdún ó sì bímọ kan látọgbọ̀n ọdún ọmọ yìí náà ti ń bímọ ẹ̀rì pọ́mọ táwọn ọmọ yìí bá bí wọn ó ju àwọn tàápè ní ọ́nkù àbí ẹ́n àbí àǹtí wọn yìí lọ kọ́dà bọ́ jẹ́ bẹ́ẹ̀ pé ọmọ èké ni ṣẹ̀rí àléèwọ̀ ni ẹni a bá ti wu pé ipò pé òun àti bàbá àyàn ni wọ́n jọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò àbí àyàn èèwọ̀ ni wàbànátù al-akhi ni ọmọ tí ẹ̀gbẹ́ ẹni àbábúrò ẹni lóbìnrin àbí gbogbo àwọn ọ̀ràn méjèèjì yìí yáhùrùmú mìnà rọ̀bọ́ ma yáhùrùmú mìnà nasab tọ́ì ìgbàtà ti wá mọ méjèèjì yìí ìta nẹ́bìn wí fún wa ni pé irú méjèèjì yìí náà yáhùrùmú mìnà rọ̀bọ́ kẹfà ìyẹn ni pé ó ha tukún ìyá tó bíyàn mìnà nasab tọ́ì ìyá tí ò bíyàn tó fún yàn lọ́yàn ńkọ́ ìdán ummahatukum mẹ́nà rọ̀dọ́à ìtumà yáhùrùmù mẹ́nà rọ̀dọ́à ma yáhùrùmù mẹ́nà nasab tọ́ ìkílẹ̀ kejì wà bàná tukun wà bàná tukun bàná tukun mẹ́nà nasab ọmọbìnrin yí tẹ́ bí fúnra yí èyún hàn tọ́ ìwà bàná tukun mẹ́nà mẹ́nà rọ̀dọ́à yáhùrùmù mẹ́nà rọ̀dọ́à ma yáhùrùmù mẹ́nà nasab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fi dórí kí ni àkàwàtùkún náà ẹni ó jẹ́ gbọ́n tá burú èyàn lóbìnrin tí wọ́n jọ bíyàn mínà nẹ́sàbìnú ẹni tí wọ́n jọ bíyàn kọ́dà tẹ́ iṣẹ́ lédè kan náà kọ́dà bọ́ jẹ́ Ìgbò tí wọ́n jẹ́ Yorùbá àwáwádìí a rí pé ẹnìkan náà ló fún ẹ̀yin méjèèjì lọ́yàn ní kéèké ìdán yáhàrùmù mínà rọ̀dọ́ ma yáhàrùmù mínà nẹ́sàb èyí wọ́n ma jẹ́ àkàwàtùkún mínà rọ̀dọ́ mọ̀rọ̀kó ti yé so báwọn méjèèjì iṣẹ́ jẹ́ ìwọ̀ nínú nasabu bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ ìwọ̀ mìíràn rọ̀dọ̀wà tọ́yì inú àwọn istithna àti tó wá wà ń bí ìdájọ́ àrọ̀dọ̀wà àkọ́kọ́ ni pé kọ́ìdà nínú òfin rọ̀dọ̀wà nù ṣẹ̀ríà pé yàktálífù anil murdia ìdájọ́ tí ń bẹ fún ọmọ tó múyàn ọ yàtọ̀ díẹ̀ láwọn ọ̀nà kan sí ìdájọ́ ọ̀yá tó fúnyàn ní ọ̀yàn torí pé ọmọ tí wọ́n fún lọ́yàn tá ń pè ní kíni al murtaja yẹ́sìrì tàhàrímú fi fòrò àìhí láàfí ìṣúlìhí wà láhàwàṣí yẹ́sìrì tàhàrímú fi furu'ihi la fi usulihi wa la fi hawashi amma al-murdi'a فيسر التحريم في فروعها وفي أصولها وفي حواشيها ìtumọ̀ eléyìí ni pé ẹni ó múyàn ọmọ tó múyàn ọ̀nà kan ló fi ọ̀yàn yìí fi mú òun òun ni gbogbo tó bá jáde lára tí ẹ̀ yáhùrùmù mínà rọ̀dọ́ ma ya rúmú minan nasa lápòjúwe nísìnyí ẹnìkan múyàn lọ́dọ̀ ya kan bọ́ bá dàgbà tóhun náà bímọ ọkùnrin lòun àbóbìnrin lòun òun náà wá dàgbà wá sí kíní òbímọ ipò owó lọ́mọ tó bí wà sí ìyá tó múyàn lọ́dọ̀ èyí ẹ́ kí ni ìyáhùn jẹ́ sọ́mọ òun ẹ́ ìyá àyà rẹ̀ àbíyà bàbá rẹ̀ mínà rọ̀bọ̀ àà ìyá àyá rẹ̀ àbí ya bàbá rẹ̀ mìíná mìíná rọ̀dọ́ ọ yàtọ̀ fún ìyá àyá rẹ̀ àbí ya bàbá rẹ̀ mìíná àmá yáhùrùmù mìíná rọ̀dọ́ ma yáhùrùmù mìíná nẹ́sà bákanáà la méjèèjì rí nípa òfin ọ̀rọ̀ nìkáà sóyé tọ́ì wàlá yẹ́sìrì fi ùsùlìhí wàlá fi hàwàṣì tọ́ì al'usul ó sì ní kíni ó ní bàbá ǹjẹ́ dájọ́ yọ wà kan pé àwọn ọmọ ìyá tó múyàn lọ́dọ̀ rẹ̀ yí o wọ́n dọmọ bàbá ọmọ tí wọ́n fún lọ́yàn yìí wọ́n sì dọmọ kíni wọ́n dọmọ ìyá rẹ̀ kò rí bẹ́ẹ̀ ìtumẹ̀ ni pé yẹ́sìrí fi fòró ẹ̀hí láàfí òsúlìhì ìdájọ́ yẹn ọ̀dọ́dọ̀ àwọn tó bí ohun ọ̀dọ̀ àwọn tí ó bẹ̀rẹ̀ látorí tí ẹ̀ àtàwọn tóhun bá se gíní àtàwọn tí òun bá bí wà láàfí hawashi kí náà ń pè ní hawashi nù sharia haṣíà ni eh, footnote ìpé tí wọ́n kọ sísàlẹ̀ tíra àbí àmọ́ nínú sharia wọ́n bá ní hawashi ìtumẹ̀ ní pé bí ẹ̀gbọ́n bí àbúrò bí ẹ̀gbọ́n bàbá bí àbúrò bàbá àwọn wo ni usulu òun ní bàbá àti bàbá bàbá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àti ìyá àti ìyá ìyá àwọn owó ní fòróhùn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ náà ìdán wà láàfí hàwàṣì ìtumọ̀ ilé yìí ni pé ọmọ tọ́lọ múyàn lọ́dọ̀ obìnrin tí èsè ìyá rẹ̀ òun nìkan kí ìyá rẹ̀ sì bí ìyá rẹ̀ lápèjúwe nísìn ó bímọ ọkùnrin mẹ́ta àbóbímọ obìnrin mẹ́ta ọ̀kan nù wọn péré láwárí lákọọ́lẹ̀ pé ìyá alámọyín fún ọ̀kan lọ́yàn nù wọn ìdájọ́ nìjọ kan ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ láwọn tí wọ́n jọ bí ẹ́n ọ̀kan wọn torí pé òfin rọ̀dán àfil mọ̀tẹ́dẹ̀ yẹ́sìrì fi fòró ẹ̀hí láàfí òsúlìhí wà láàfí hawashi kò sí tọ́kan àwọn ẹ̀gbọ́n rẹ̀ táwọn òmúyàn kò sí tọ́kan àwọn àbúrò rẹ̀ táwọn òmúyàn ọyàn lọ́dọ̀ ìyá tó ń múyàn lọ́dọ̀ ẹ̀ mọ̀rọ̀póyé tọ́yì wà fi mọ́rùdíà ìyá tó wá fún òyàn lọ́yàn yẹ́sìrì lẹ́kùnmù fi fòrò ìhá wà fi òsúlì ha wà fi hàwàṣì ha gbogbo ọ̀nà ló fún yí fi kan òun ìyẹn ni pé obìnrin tó fún ọmọ ẹlòmíìn lọ́yàn gbogbo àwọn ọmọ tí ọmọ yí bá bí wọ́n ti dọmọ wọ́n dọmọ ìyá pẹ̀lú àwọn ọmọ tí ìyá yìí bá se kíni ti àìbàbí adá fi fi alfòrò adá fi alfòrò tọ́yì ìyá iná ní bàbá ìyá iná ní ìyá ó fún ọmọ ẹlòmí ní ọyàn ipòwó ní bàbá àti ìyá àyá ìdì fọmọ tí ìyá tọmọ wọn fún lọ́yàn ó di kíni àwọn yíò di jádù wà jàdátùhú mìíràn rọ̀dọ̀ ìyá iná lẹ́gbọ̀n ó sì ní kíni ọlábúrò ipò owó lẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ dúó lára ọmọ tó fún ní ọyàn rẹ̀ hmm? Hmm? ó di kíni wọ́n di hálù rẹ̀ nú nídílé ìyá wọ́n di ámù rẹ̀ nú nídílé bàbá kọ́dà ìyá yìí lọ́kọ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ní ẹmọ gbogbo àwọn òfin ní ó ń fà lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀kàn gbé fún ẹ lọ fún lọ́yàn ọkọ̀ tí ya ìní ìyá tó fún ọmọ ẹlòmí ní ọ̀yàn ipò owó lọ́kọ̀ yíwà fọ́mọ tí wọ́n fún lọ́yàn ọkọ̀ kó fún yàn lọ́yàn o àbí kí lọ́kọ̀ yíwà fún àbúhú àwò àbúhá mẹ́nà rọ̀dọ̀ ọkọ̀ ẹni tí ó fún yàn lọ́yàn di bàbá ọmọ tí wọ́n fún ní mẹ́nà rọ̀dọ̀ ma yahrumu minan nasab naam ìdájọ́ kejì qaida kejì lórí ọ̀rọ̀ rada yahrumu minar rada ma yahrumu minan nasab òfin rada yìí gẹ́gẹ́ bá ti ṣàlàyé ó kó sínú ọ̀rọ̀ afẹ́fẹ́ra ẹni clear àbí àmọ́ ǹjẹ́ ó tún fa nǹkan mí lẹ́sẹ̀ nígbàtà nẹ́bì ti ní àrọ̀dọ́wù kannẹ́sàbì ipé ìdájọ́ rọ̀dọ́wù yíò yáhùrùmù mínà rọ̀dọ́ ma yáhùrùmù mínà nẹ́sàbì wà fi bá dìl àhàdìsì tí ó padà wá tà nẹ́bì ń fi rọ̀dọ́wù ìfúnyà lọ́yàn wé kíni tí ń fi ń wé àbí mẹ́rin annekah walmahramiya walkhalwa wannador ọ̀rọ̀ dájọ́ rọ̀dọ́nà lórí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí orinlẹ̀ kí làkọ́kọ́ annekah òun ni pé gbogbo ẹni tí a bá fẹ́ fẹ́ra ẹni nínú ta gbọdọ̀ wádìí táwẹ̀ sí ìwádìí rẹ̀ lónìí òun pé ń gbà táwọn ọmọ yíwa ń kéèkéé ǹjẹ́ wọn mú yàn bì kanáà torúkẹ́ bí wọ́n bá ti mú yàn bì kanáà yáhùrùmù mẹ́nà rọ̀dọ́ ma yáhùrùmù mẹ́nà nẹ́sà kọ̀wá ma lórí tí wọ́n nìkan gẹ́gẹ́ bá ti wí ìyá tó fún lọ́yàn yìí gbogbo fòró ìyá yìí gbogbo òsúlù ìyá yìí àti gbogbo hawashi ìyá yìí wọ́n ti wà ń po bàbá ìyá ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n àbúrò fọmọ tí wọ́n fún lọ́yàn yìí ẹ̀kejì almahramiya bí wọ́n bá nírò ọmọ yọ́ lọ wá maharamu wá lọ wá maharamu wá ẹfẹ́ lọ hajji yàtọ̀ fẹ́ ìtàwọn wá ní ìsin tí wọ́n ń pè ní muharamu àntọ́kọ̀hùnmùlọ́hù alladhi àntọ́kọ̀ kulla shay bí wọ́n bá bí wọ́n ní ìsin yóò ní muharamu ni mo nílò tọ́ ni muharramu ní sẹ́rí pé àntọ́kọ̀hùnmọ̀lọ́hù alladhi àntọ́kọ̀ kulla shay ọlọ́run ló fi sí wọn lórí ahọ́n bẹ́ẹ̀ ní a bá mọ̀ tó mọ̀ táwọn wí àṣẹ èwọ̀ ní lóòtọ́ muharramu èwọ̀nu àmọ́ maharamu ọ̀tọ̀ maharamu èsẹ̀ ń takàn kiri ẹni mẹ́lẹ́gìrì pé tẹ́ẹ̀dìrómi dáadáa ẹ̀yìn ní ẹ̀yìn rẹ̀ ní maharamu tọ́lọ́hun kọ́hun ká padà sórí èyí tàà ń sọ almaharamiya bí wọ́n bá lóbìnrin ọlọ́wà maharamu wá bí ọ̀bá rí maharamu mínà nasabi ọlẹ́tọ̀ bẹ́ ọwọlé bẹ́ẹ̀ kọ́ wá kíni maharamu mínà rọ̀dọ́à gbogbo lè ilá àmọ̀tẹ́lẹ̀ obìnrin mi ò rí maharamu mínà rọ̀dọ́à bí ò rí nù nasabu débi pa mọ̀ lọ wá muharamu yàní almaharamiya min ahkami rọ̀dọ́ almaharamiya min ahkami rọ̀dọ́ lápẹjúwe nísìn obìnrin yìí kò rí maharamu rẹ̀ mínà nasabu àwá rí pé nígbọ́ wà ń kéèké òun àti lámọ́yìn tọ́jọ́kùnrin ọ̀yàn kan náà wọ́n jọ mú fàhúwà òkùtùhá mẹ́nà rọ̀dọ̀wà gbogbo tí máa rámù ma dúó fún ló lè dúó torípòun náà lè fẹ́ èwọ̀ ní kóun náà se gíní se òun ni annador òun ni pé ọlẹ́tọ̀ọ́ kó rí gbogbo tí ará àta ò lè rí lára ẹni wọ́n jọ múyàn bí ojú rẹ̀ bí ọwọ́ rẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ ní tèyàn máa rí lọ́mọlú àbí pé ah, àbúrò mi leléyìí ẹ̀gbọ́n mi leléyìí bí ẹni tí wọ́n jọ bí báwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bí ò sí ní máa bojú fún wọn àbí máa paramọ́ fún wọn bí tara àta bẹ́ẹ̀ náà ni ò nídìí kọ́ paramọ́ fún kíni eh? ẹni wọ́n jọ mú yàn àbẹ́ni ọkàn látàrí kíni látàrí ọyàn ìmọ̀ kálù rẹ̀ mẹ́nà rọ̀dọ́à ámú rẹ̀ mẹ́nà rọ̀dọ́à àbúhà mẹ́nà rọ̀dọ́à àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ọdí mélòó ọdí gẹ́gẹ́ bí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ṣe wí ẹnìkan ní wà ń bì kan tí ọ̀sẹ́ nìkan pẹ̀lú wọn lóbìnrin àtọkùnrin tí wọ́n ṣe máhàrámù ara wọn ìlàkánà ṣètọ́nù sàálìsàhùnmà ṣètọ́nù lẹ́kẹta wọn ìtumọ̀ ẹni pé àíwà ní kálíwà pẹ̀lú obìnrin tí èsè léèwọ̀ ẹni àmẹ́ni ọba jẹ́ máhàrámù mẹ́nà rọ̀dọ́ àná ọlẹ́tọ̀ kíni ọlẹ́tọ̀ kíni ọlẹ́tọ̀ kálíwà kalmáhàrámì الأمور الأربعة النكاح المحرمية النظر والخلوة طيب ولا يسري في غيرها ولا يسري في غيرها محرمية وادبي ميراثه أرضاو. sorry rọ̀dọ́wò débi gíní kò débi kíní mẹ̀rọ́sù pé ń gba àwọn ti ní ó ti dẹ̀gbọ́n rẹ̀ ó ti dàbúrò rẹ̀ bọ́ bá kú wọn ó jogun rẹ̀ kò sí yíò ń bẹ̀ o in tí mú yàn jogun nìkan ní kíni imma nasabu awo nikahu awo ish awo wala asbabul irthi awo asbabul mirathi thalathatun annasabu annikahu alwala kò sí ọ̀rọ̀ dọ́un torí náà nínú àwọn àyàfi àyàfi tí ń bẹ́ ń bí yáhùrúmú mina rọ̀bọ́ ma yá rúmú mina òun ni kí ni al-miros ẹkẹjì annafakọ̀ annafakọ̀t lẹ́yìsat min àkámi arọ̀bọ̀ ìtumọ̀ náfàkọ̀ ni pé dandan ọgbọ́dọ̀ náwó láwọn ẹbí rẹ lórí bàbáyàn ìyáyàn àwọn ọmọ àtìyàwó gbogbo bí ní ẹ̀yàn ọba ti wá ọgbọ̀dọ̀ wá ń táwọn wọ̀nyọ́ jẹ́ àfi táwọn náà bá dá dúó fúnra wọn bí ọmọ tó ti dàgbà tó ti dúó fún rẹ̀ àbáwọn òbí táwọn náà ní tí wọ́n ń jẹ fúnra wọn àmọ́ tí ọba ti síbẹ̀ àkọ́kọ́ nú wọn ni ọ̀ràn yẹn ti yàwó lẹ́yìn náà ọkàn àwọn ọmọ àtàwọn bàbá àtìyá àmọ́ gbogbo eléyìí min hmm? nasab àmẹ́rí ọmọ mínà rọ̀dọ́ àti bàbá àti ya mínà mínà rọ̀dọ́ kò sí dandan ọgbọ́dọ̀ mọ́nà wúlé wọn lórí ọgbọ́dọ̀ wá tí wọ́n jẹ kò sí ìdán nínú àwọn stìtìnà àti kìnnì yáhùrúmú mínà rọ̀dọ́ ma yáhùrúmú mínà annasab okù ó di mélòó dáadáa kan náà àwọn tí àkámù rọ̀dọ́ yọ́ di méjì ẹ̀kẹta ni dáfùn zakat dáfùn Azaka, èwọ̀ ní kéyàn ó fún òsúlù rẹ̀ àti fòróhùn rẹ̀ ní zaka ẹ̀dàkùn gbogbo ẹn tí ọba mẹ́lẹ́yìn kọ́ mọ́ o haramun haramun haram kéyàn ó mú zaka rẹ̀ tọ́lọ ní dandan nínú owó kọ́ wá fún fòróhùn rẹ̀ abó fún kíní abó fún òsúlù rẹ̀ ìtumẹ̀ ní pé ó fún ọmọ rẹ̀ abọ́mọ ọmọ abọ́mọ ọmọ rẹ̀ èwọ̀ ni àbọ́wá fún bàbá rẹ̀ àbíyà rẹ̀ àbí bàbá bàbá rẹ̀ àbíyà àyà rẹ̀ àbí bàbá àyà rẹ̀ ní zaka o èèwọ̀ ni ó lè ṣe sàárà fún wọn àmọ́ zaka tó jẹ́ dandan rukunun min arkanil islam àyè fún fòróhùn àyè sí fún kíní àyè fún òṣùlù àmọ́ fòróhùn wa òṣùlù táyè fún ní kíní mina mina nasab àwọn ètò ìpé wọn bíyàn ni àmẹ́ ìtọ́ bá ipé fòróhùn mìíràn àrọ̀dán à látàrí ọyàn ni wọ́n fi di fòróhùn àbí látàrí amúyàn ni wọ́n fi di òṣúlù bẹ́yàn bá nídì àti fáwọn yíò ń zàká kèsè wọ̀ bẹ́yàn bá nídì àti ṣe kíní àti fáwọn wọ̀nyẹn ní zàká kèsè wọ̀ nípa báyìí eléyìí ni ìdájọ́ kejì nínú òun ni pé àrọ̀dọ́ tí ń jẹ́ ọyàn èyí tí ọpọ̀ jù tọ́ gbajúmọ̀ jù òun ni pé kìí sáàbà wá àyàfi lẹ́yìn tó bẹ̀rin bá dé pò ẹni tí ma lóyún tí ma bímọ àmọ́ láwọn àláti kọ̀ọ̀kan táwọn àfáà rí e ní èjì pé a rí ọsẹ̀ lẹ́báyìí rí ọsẹ̀ lẹ́báyìí wọ́n láàrí menal abekari nínú àwọn ọmọge tí wọ́n è lóyún gbẹ̀nlé wọn ó bímọ tí wọ́n se kíní ẹ́n tí wọ́n lómi ní ọ̀yàn wọn ìdájọ́ sẹ̀ríà ni ǹjẹ́ àásẹ̀sẹ̀ dúó de pé àfígbà tó bá tó dàgbà tó lóyún tó bímọ ni yáhàrùmù mínà rọ̀dọ́ ma yáhàrùmù mínà èyí tí ó púpọ̀ ní àwọn àfáà wà lórí ẹ̀ ni pé gbogbo tí ń bá ti ń jẹ́ ọyàn kọ̀ bá jẹ́ lọ́nà ìgbà àyà ọmọ èké bọ́mọ̀ kan bá ti mú yáhàrùmù rọ̀dọ́ ma yahrumu minan nasab ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ inú táwọn àfáà máa sọ lórí ahkamu rọ̀dọ́wà alla farqa bayna alhayya wal mayyita la farqa bayna alhayya wa almayyita pé yahrumu minan rọ̀dọ́ ma yahrumu minan nasab ọyàn yìí ma látara èyàn ni pé àwọn àfáà ti rákọọ́lẹ̀ bẹ́ẹ̀ pé obìnrin míì nígbàtọ́ bá kú omi sì ń bẹ ní ọ̀yàn rẹ̀ ìmọ̀ wọn ọmọ kan wá débè o mú àbáwọn kan wọ́n fún ni wọ́n mú bọ́bá ti lè múrú rẹ̀ yáhùrùmù mìnà ma yáhùrùmù mìnà nàṣà ìdán dr sọ́ọ̀rọ̀ àwọn eléyìí ni òsúlù àbíkọwà ìdò tààfi gbàgbọ́ yìí kí الرضا إن شاء الله تعالى أما وكا آه، أحاديث كتاب الرضا أتكا كان سيوجسي وكاكا كان سي نعم آه، حديث كجي عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الرضاعة تحرم ما يحرم من الولادة eléyìn náà jọ hadith alákọ̀ọ́kọ́ ayyáhùrùmù mínà rọ̀bọ́ ma yáhùrùmù mínà nasa annabi tún wuyi ní láfúzù míì lọ́nà míì iná rọ̀bọ́ ẹ̀rí ọyàn múmọ̀ àti fífún ni tó harrimu ma yáhùrùmù mínà lwìláàdà inú tí ká bíyàn tí ma sọ dẹ̀wọ̀ ìfúnni lọ́yàn ìmúyàn náà òun ما يحرم من النسب آه، حديث عائشة أنا لليكتا إن أفلح أخا أبي القعيس استأذن علي بعدما أنزل الحجاب فقلت والله لا آذن له حتى أستأذن النبي صلى الله عليه وسلم فإن أخا أبي القعيس ليس هو أرضعني ولكن أرضعتني امرأة أبي الكعيس فدخل علي رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إن الرجل ليس هو أرضعني ولكن أرضعتني امرأته فقال اذني له فإنه عمك تربت يمينك حديث يلا وعيشة رضي الله عنها ọlọ́npa in tí nípìlẹ̀ ṣáríhò yí pé ọ̀rọ̀ rọ̀dán à látara ẹni tó fún yàn lọ́yàn kọ̀mọ́ lórí ti ẹnìkan yóò débó yóò dá àwọn tó tara rẹ̀ jáde tá ń pè ní fòróhùn yóò dára àwọn tóun náà ti ara wọn jáde tá ń pè ní kíni òsúlù kọ́dà àwọn tó tún jẹ́ asọmọgbè nínú wọn láti wá rí ọkọ̀ láti rẹ́gbọ́n bàbá láti rẹ́gbọ́n ìyá gbogbo àwọn eléyìí náà ìdájọ́ ọmọ kan tó ti fún lọ́yàn ni yóò sàn kan gbogbo wọn irú ẹ̀ ni yánláwà aisha fẹ́ sọ fún wa practically yánláwà aisha ní aha abelkun ais abulkun aisi ọ ní ọmọ ìyá kan abulkun aisi yánláwà aisha mọ̀ ẹni ọwá kẹwà sàbólkùn àìsì lọ́wọ́ àbáyà ńlá wa àìṣà ẹ̀gbọ́n àbábúrò àbólkùn àìsì ọwá fẹ́ wọlé tọ̀yà ńlá wa àìṣà ń wọ́ pé ọmọ mi ni èmi ni ó tún ma wá paramọ́ fún istadana alayya pé ọ bèèrè yọ̀nda pé òun fẹ́ rí ọ bí ìgbà tí yẹn fẹ́ rí ọmọ rẹ̀ obìnrin àbọ́mọ àbúrò rẹ̀ lóbìnrin torípòun jẹ́ àbúrò àbẹ́gbọ́n fún àbú abúlkọ̀ àìsì ìyàwó abúlkọ̀ àìsì ló sì fún ìyà ńlá wa àìsà lọ́yàn ọ̀rọ̀ yí wá ó strange lójú ìyà ńlá wa àìsà náà fọkúrtù wà láhìlá áàdánù láhú hàtà àstàdínà nàbíyà sallallahu alaihi wasallam yàlá wa aisha lóhun náà ah, ẹ mẹ́ ti ìwí fún wọn pé wọ́n wọlé o títí tí ń fi gbàyọ̀ǹda tí ń bèèrè lọ́wọ́ annabi fa'ina aka abilku aisi laisa huwa ardọ́ani ẹni tí wọ́n ń pò ń fẹ́ wọlé tọ̀ mí yìí òun kó fún mi lọ́yàn wàlákin ardọ́atini ardọ́atini mọ́rọ̀atù abilku aisi ìyàwó àbúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ ló se gíní òun ló fún mi lọ́yàn kí lọ́wọ́ kan tí ẹ̀ èyí tí mo fẹ́ bí annabinu sallallahu alaihi wasallam فدخل علي رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إن الرجل ليس هو أرضعني ولكن أرضعتني امرأته ولكن أرضعتني امرأته inti ya nla wa aisha nwin bi ni pe ko ti e ti kan eni o wa yi ke kan akhu abel kun aisi kódà bá bolkun aisi gan bá wá sọ́lẹ̀tọ̀ kórí mi fa iná rọ́jùlá lẹ́ìsà huwa ardọ́ani wàlákin àrùdọ̀átì ní ìmúrọ̀ àtúhù sóyé ìyẹn ni kí bọ́bá ipá bolkùn àìsì gan lọ́wá ẹwọ obìnrin onílàákàì yọ́ wà fi èsì kan kú èsì kan tàn nẹ́bí bá wá fún yọ́ wà dáhùn gbogbo ẹ̀ wípé ẹ̀gbọ́n àbolkùn àìsì lọ́wá yìí àmá ẹ̀ ti ẹ̀pá ti ẹ̀hún ti kápá bolkùn àìsì gan tọ́jẹ́ ọkọ̀ ìyá mi mínà rọ̀bọ́n ìjọ lẹ́tọ̀ ọkọ̀ wọlé tọ̀ mi ń wọ ọmọ rẹ̀ obìnrin tí ní paramọ́ fún bí òbí torí pé lẹ́ìsàhúwà àrùdọ́ àní ọkùnrin kó fún mi lọ́yẹn wà lákin àrùdọ́ àti ní ìmọ̀rọ̀ àtùwù ìyàwó rẹ̀ ló sé kíní ìyàwó rẹ̀ fa innahu ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ torí pé yàwó àbúrò rẹ̀ ló ṣe kíni ló fún ọlọ́yàn fa inna rọ̀dọ́ àtàsìrì bin nisbati lil mọ́rọ̀dẹ́á fi furu'iha wa fi usuliha wa fi hawashiha taribat yaminuka eh, taribat yaminuka larubawa ma da lasa tí ò ní tí ò tí è sí pé wọ́n gba wọ́n gba ìtumọ̀ rẹ̀ lérò bí wọ́n bá fẹ́ sọ fún yẹn pé ah, ọmọ kíní yìí ni tẹ́rùbá ti yẹ̀mí ìnùkà àṣà alárúbáwá ni kò túnmọ̀ pé ní ọwọ́ rẹ̀ bá yẹ̀pẹ̀ àbí hùn àwọn kankan bẹ tí ò nídi kéèyàn máa tù literally torí inú èdè lárúbáwá àwọn ọgbà yíhun lérò àṣà lárúbáwá máa dábí bá sọ̀rọ̀ pàtàkì fún yẹn tí wọ́n rò pọ̀ yẹ kéèyàn ọmọ tí ọmọ wọ́n ni kíni tẹ́rùbá yẹ̀mí ìnùkà irú examples rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ fadfar bi dhati dini tẹ́rìbáti yẹmínúka fa innahu ammuki tẹ́rìbáti yẹmínúka fa bi dhalika kanat aishatu taqul harrimu min ar-rada'ati ma yahrumu min an-nasab láti gba nìyàn láwa aisha radiyallahu ta'ala anha ló ti wá ma pé harrimu min ar-rada'ati ma yahrumu min an-nasab gbogbo tí ìbí ni ìbíbí tí ma sọ déwọ̀ bẹ́ẹ̀ náà ní kẹ sọ déwọ̀ tọ bá níkẹni ìfúnni ní ọ̀yàn àdífù kẹrin náà jọ káka gbogbo ẹ̀kọ́ ìsáàdánà aláyà afúláhù bí àdífì alákọ̀ọ́kọ́ náà ni falam áàdàn láhú fakọ́ọ̀lá àtàtàjìbínà minni wa ana ammuki àtàtàjìbínà minni wa ana ammuki ẹ̀dàkùn eléyìí mọ̀rọ̀pọ̀ yóò ti yé ètúnmẹ́ ni pé àwọn sisters wa àdífì yìí ti fi rinlẹ̀ pé ní bí bàbá yín ti bẹ́ẹ̀ ti lè dún wájú bàbá yín tẹ̀ ní pàwọn kankan mọ́ bí ojú bí ẹsẹ̀ bí ọwọ́ ní tọ́mọlú àbí ma fi ń hàn yàtọ̀ fọ́kọ rẹ̀ bẹ́gbọ́n bàbá yín àbábúrò bàbá yín náà bá wá ipò kan náà wọ́n wà òun lànàbì fi lè sọ fún yà láwa ìṣà pé ìnáhú àmòkì òun náà ni àkú àbílkùn àìsì fi ń pé kíni òun náà fi ń pé àtàtàjì bí i na mínì ó tún ma wá para mọ́ fún mi wà áná àmòkì ẹ̀gbọ́n bàbá rẹ̀ mo sì jẹ́ ẹlákùnkẹ́yìn náà kó yé ipò ẹ̀gbọ́n bàbá lọ́dọ̀ ọmọbìnrin ipò bàbá rẹ̀ lọ́wà bí bàbá rẹ̀ ti lè wọlé tọ́ láwọn nǹkan tí bàbá lè rí lára rẹ̀ yàtọ̀ fún tọ́kọ rẹ̀ lè rí èyí wọn ọ̀tọ̀ àmọ́ tẹ́gbọ́n lè rí tábúrò lè rí tí bàbá lè rí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹni náà ó se kíni òun náà kọ̀ láìfí kí ọwọ́ lè tọ́ ní bẹ́ẹ̀ níwọ ọmọ àbúrò ẹni àbọ́mọ ẹ̀gbọ́n ẹni òun ni hadithi yí ń júwe ìgbà tí afúláhù sọ bẹ́ẹ̀ fọkúrtù kéfàdàlì bóò ló sì jẹ́ ámùmí aisha lóhun béèrè bẹ́ẹ̀ kọ́lá àrùdọ̀ájíkà mùráàtù áhì bí lábàní áhì àrùdọ̀ájíkà mùráàtù áhì bí lábàní áhì àbúrò mi ìyàwó rẹ̀ ló fún ọ ní ọ̀yà àbúrò mi ló sì ní ọ̀yà tí ìyàwó rẹ̀ fún ọ èyí tó ń gbọ́yénù àmẹ́ ìtọ́ yà wà ní pé ṣẹ̀rí àti làkalẹ̀ bẹ́ẹ̀ ẹni ọba ti jẹ́ mọ́rúdíà àti òṣúlù rẹ̀ àti fòróhùn rẹ̀ àti kíní àti hawashi rẹ̀ ìdájọ́ rọ̀bọ́nà okò wọn sínú kọ́lá fasáàlù rasúlọ́lọ́hì sallallahu alaihi wasallam fa kọ́lá sọ́dáka aflah annabi ló dodo ní aflahu sọ ìdáni lahu kẹrìbát yaminuka هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه bí àwọn dókítà tí wọ́n sọ pé tọ́mọ mú kan lára òkú nìsí tí wọ́n fi tọ́jú àlàyé ẹlẹ́kejì ni pé tí wọ́n bá pèèyàn nísìn kí àwọn dẹ́ńtọ́ ọlọ́run pé labẹ́ìka wà sàádẹ́ìka gbígbà pèèyàn fi pọ́n ilé tí kò jẹ́ èèwọ̀ nínú sẹ́ríà. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in ìbéèrè alákọ̀ọ́kọ́ òun nípa example ta mú wálẹ̀ kan páwọn àfáà ní ọyàn kọba àṣẹ lọ́yàn ẹni tó wà láyé àbọ́yàn kíni àbọ́yàn tó ti kú eléyìí ó já fi mọ ìrònú jinlẹ̀ àwọn alfa ṣẹ̀ríà gbogbo ìgbà táwọn. wọn ò tí ì mọ̀ pé àwọn nǹkan kan padà ṣẹlẹ̀ tí wọ́n ti ń ṣẹlẹ̀ láyé lónìí tó ń bẹ ní ara èèyàn àtọkùnrin àtobìnrin ìmọ̀gbà lódé ti tẹ̀síwájú débi pé bẹ́yàn bá ti kú lẹ́yìn ogójì ọdún bí wọ́n bá fẹ́ kí obìnrin ó tún bímọ látara nǹkan ọmọkùnrin rẹ̀ yóò bímọ wọ́n ní bí wọ́n ti ń ṣe kíní ẹ́ wọ́n ní wọ́n tọ́jú ẹ̀ sí gbọ́ wà láyé náà ni wọ́n ó ti gbà irú eléyìí náà nísìn obìnrin tí ń bẹ láyé wọ́n lè ti gba ọyàn rẹ̀ síbì kan fún any reason táwọn bá torí ẹ̀ gbàá ọwọ́ akútàn ọ̀yàn yí ń bẹ kò sì bàjẹ́ bí n ta wílẹ̀ kan ní nǹkan ọmọ bí wọ́n fẹ́ tọ́jú ẹ̀ dógójì ọdún wọ́n ma bí tí wọ́n ń se gíní ọ̀nà wọ́n ń pè ní cryopreservation lónìí wọ́n ma bí wọ́n tọ́jú ẹ̀ sí tí nǹkan kan ní se ẹwà gbogbo àtàwọn àfóhun ṣe rí àti ronú rẹ̀ àwọn ti ronú ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé bọ́ bá ti ẹ̀ báyìí ìdájọ́ rẹ̀ ni àmẹ́yìn ò túnmọ̀ pé bọ́yá wọ́n encourage wa pé ẹ máa fún ọyàn òkú ní táwọn sọ ni pé tọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ léyìí tí ń se tí ń ṣẹlẹ̀ lónìí ń tọ́jọ́ yàn lọ́gán wọn ń tọ́jú rẹ̀ òun ni tí ń di ọmọ lára ọkùnrin tí ń di ọmọ lára obìnrin wọ́n níbi wọ́n ń tọ́jú ẹ̀ sí nìsìn tó pé lẹ́yìn táwọn méjèèjì ò sí láyé mọ́ bí wọ́n bá fẹ́ so wọ́n pọ̀ tọ́lọ̀ ní kinní ni ó dúó ọmọ ó sì jáde láàrin nǹkan ni ó ti kú méjì wọ́n wà gbé e sílé ti ẹnìkan tí ń bẹ láyé òun ó rù kí yọ́ bá wọn bíi gbogbo ẹ̀lọ́mọ èèyàn ti ń fọwọ́ fà lónìí olè iná jẹ́ a mọ̀ kí ma àwọn àfá oníṣẹ̀rí àpé ọlọ́run ọba ṣe fàtíhù fún wọn ìmọ̀ wọn kọ́dọ̀ kọjá ìgbésí ayé táwọn gbé tí ọba wọn láyé ọlọ́run ti ní wọn ronú rẹ̀ wọ́n sì ti sọ ìdájọ́ rẹ̀ kalẹ̀ bàbá wá gbọ́rú eléyìí kọ̀ wá necessarily mí ni pé wọ́n ni a mọ̀ fún ọyàn lára òkú èyí tí àfá àbdùrọ̀záàkì mẹ́nubà ni pé àwọn ọmọ ìyá wa ti ń ṣe medicine nípa pé àfẹ́ kọ́sẹ́ pé bí òkú kan bá kú kí wọ́n tó gbé fèèyàn rẹ̀ nǹkan báyìí ni wọ́n yọ ń bẹ̀ wọ́n se mọ̀rọ̀ pé yìí lẹ́ ń wí àbí ọ̀tọ̀ léléyìn fánà mí léléyìn muhammadu sallallahu alaihi wasallam ti kìlọ̀ fún wa pé fa inna kasra idhamil mayyiti kàkásìríhì hayya anábi lè gun òkú àti gun èèyàn bẹ́yàn bá kan ẹ̀sẹ̀ kan náà ni ọgbà ọgbà ẹ̀yìn tẹ́ ń lọ dẹ òkété ń sàárè ń sàárè náà àbíyàn lọ dẹ nǹkan mìíràn anábi ló wíbẹ́ o kásìrì ìdọ́mìl mayyiti torí náà irú eléyìí èèyàn wà lákọ́dí karramna bani adam àpọ́nlé ń bẹ láàrọ ma nẹ́bí adama hayyan wa mayyita ọmọ èèyàn sí ń takan lè ma wá kì mọ́lẹ̀ a ma gẹn tó wù wá ń bẹ́ ọlọ́run bá kọ́ sànú wa náà ìbéèrè kejì náà ìbéèrè méjì láfá béèrè ala kulli lárúbáwá ni lárúbáwá ma fi dára wọn lóhun ẹnu tó fẹ́ jẹ́ ìṣàlù ní pé bàbá lọ hajji làbáìkà náà là ń wí kọ́dà ibn masoud radiyallahu anhu wọ́n lóhun bàbá wà ní hajji a máa pé làbáìkà wa sa'adaika àmì ìtọ́ hàn ní pé bẹ́yàn bá wí bẹ̀ẹ̀tì bá rí pé nú èdè ni nú èdè larubawa ni tí ò nítumọ̀ pé mọ́dá olóhun dáhùn bí wọ́n ti ń dáhùn kọ parú rẹ̀ tì ńgbò ti fẹ́ jọ ẹ̀sìn ni kọ mọ́dá gbígbà tíyàn ń fi ẹ̀sìn ṣe kíni tíyàn ń fẹ́ sin ṣe yẹ̀yẹ́ ọ̀kanú àwọn sálàfò sọ́lẹ̀ wọ́n lórí ẹnìkan tí ń kírun lọ́wọ́ ẹni wá ẹnìkan wá wọlé wá bá ó sì fẹ́ fún ní tíra kan tí ń bẹ nú lé yàhíyá lẹ́ni wá ń jẹ́ wá ń pé yá yàhíyá khudil kìtàbà ẹ̀npá yà kùrá nínú àfáà inú àwọn sálàfò ní laqad kafarta jaddid imanaka faqad kafarta wọ́n ní ìṣẹ́ tẹ́ fi bí àfá onítorúpọ̀ lẹ́hùn annabiwa muhammad sallam kul abillahi wa wa rasuli wa ayatihi kuntum tasta'zi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum tasta'zi'un pé ọ̀rọ̀ Ọlọ́hun ese nta ma mú yẹ̀yẹ́ nípa báyìí ọkú bẹ́ta kẹyìn ọwọ́ náà mí tí ọmọ fi bẹ́yàn bá ti ní naam ó ti tó èyí wọn kankan lọ wallahu ta'ala a'lam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bọ́yá táwọn obìnrin bá níbẹ̀rẹ̀ mọ̀rí tí wọ́n ju pépà ni àfẹ́ra ni àfẹ́ra ni bó ṣe níbi tí òfin rẹ̀ dé níbi ẹbí síbẹ̀ náà ló dé pé ó níbi tó fi dé níbi rọ̀dọ́ àná pé gẹ́gẹ́ bí pé èèyàn lè fọmọ èèyàn lè fi ọmọ yẹn fún ọmọ ẹ̀gbọ́n yẹn nísì síbẹ̀ náà ló dé ń bi ọ̀rọ̀ dọ́ àánú tó bá jọ pa yẹn papọ̀. bẹ́ẹ̀rẹ̀ yẹn ò yé o. yẹ pé òfin àfẹ́rẹ́ ẹni àfẹ́rẹ́ ẹni ó níbi tó dé níbi pé ẹbí tó dá yẹn papọ̀ mm-hmm. síbẹ̀ náà ló ṣe níbi ọ̀rọ̀ dọ́ àbí láyéláyé títí bẹ́ẹ̀ náà ló máa bá lọ. láwọn ọmọ rẹ̀. ni a ti sọ a ti dáhùn àní tí ọba ti jẹ́ rọ̀dán à yẹ́sírí fìlfòrò ẹni ọba ti múyàn nísìn gbogbo tí ó jáde ta bá ní fòróhùn kìí sọ ọmọ nìkan o ìtumọ̀ fòróhùn ní ṣẹ̀rí àníkíní ọmọ àtọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ní ṣẹ̀rí ò fi pé ábù ní ò pé ó mú ní ṣẹ̀rí àfihàn pé kíní fòró ìyẹn ni pé gbogbo ń tọ́ bá jáde àti tó tún jáde àti tó tún jáde ní ara ti ẹ̀ náà bí ṣẹ̀rí ọba sọ̀rọ̀ náà kò ní pé abu kò ní pé umu ṣẹ̀rí ó pé kíni òṣùl ìyún ni pé ara àwọn tóhun ti jáde àtara àwọn tí àwọn náà ti jáde ilá mala nihaya so bó ti rí nù ìbéèrè látọ̀dọ̀ àwọn obìnrin ó ní pé òun gbé ọ̀dọ̀ ya kan láti kékeré ya wọn ń gbé òun lọ sí travel òun wá mọ̀ bóyá ó ti fún òun lọ́yìn àbí kò fún òun ní ọyàn ẹlẹ́kejì tí ni pé ó ní sí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọkọ ìyá ẹ̀gbọ́n ọkọ òun tí ó lè rí òun àbí kò lè rí òun ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a ìbá ń bẹ láyé kí arábìnrin yóò béèrè kò burú mẹ́yàn bá mọ́ tọ́ sá fún òfin Ọlọ́run débẹ̀ ọ̀dá pé mọ́ sẹ̀sẹ̀ o kó wí bí àwàdà kó wí fún ìyá ìyẹ́ ó lè sọ fún pé bóyá òun fún ní ọyàn bọ́ bá wá lóhun fún lọ́yàn kó béèrè pọ́mọ ọdún mélòó lòun ọ̀yàn kọmọ tó pọ́dún méjì yàtọ̀ fọ́mọ ọ̀yàn tó bá ti ju kíní tó bá ti ju ọmọ ọdún méjì lọ nípa báyìí eléyìn òun fúnra rẹ̀ lè o lè sẹ̀bẹ̀rẹ̀ eléyìn bí ọba sí ìyá ìláyé mọ́ la yukallifu nafsan illa wus'aha èyí tí ọmọ ní ọlọ́run ní bí lórí ẹ̀ ta'ala a'lam náà kí ni ẹ̀gbọ́n ọkọ ìsinú maharamu o ẹ̀gbọ́n ọkọ almautu lànẹ́bí pé sọ́lọ̀sọ́lọ̀ náà torí bárábìnrin ti béèrè níjọ́ tó fin ta ń lè wọlé tó bin ta ń lè wà ní khaliwa pẹ̀lú obin àwọn èèyàn náà béèrè pé ara aita alhamu ara aita ìtumọ̀ hamu náà lè gbọ́n àbábúrò ọkọ̀ annabi ni alhamu almautu òun náà lẹ́ tí wọ́n ń gbọ́ gbogbo rán tẹ́ ń gbọ́ láyé lónìí òun hmm, odidi gómìnà léyìí tí ọ̀pẹ́ tí ó jìnà inú gómìnà ó fún àbúrò ìyàwó rẹ̀ ní oyún alhamu almaut annabi hmm, ti wí tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam ṣé kóbìnrin bá bímọ ń sìn báyìí ṣíṣe rí àgbà wà láyé kóbìnrin bá tó bá bímọ kó wá lọ gbé fẹ́nìkan kó máa bóun fún lọ́yàn tó ò ní tọ́jú rẹ̀ ṣíṣe rí àgbà wà láyé bẹ́ẹ̀. kò sí tó burú mẹ́ òun náà ló fi fa túnmọ̀ ní gbogbo báàbò rìdán àyí ṣẹgbọ́ ìtumọ̀ báàbò rìdán àná ni pé for whatever reason obìnrin ò fún ọmọ rẹ̀ lọ́yàn ó gbé fẹ́nìkan kọ́ bá fún lọ́yàn àbóhun náà ń fún ó gbé fẹ́nìkan nígbà kan ó ti yé kèé ṣe wọ̀ ìṣẹ́wọ̀ ìyàwó ẹ̀gbọ́n àbáyàn bóyá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àbáyàn wá kú ìyàwó ẹ̀yàn wá sọ wípé àbúrò àbáyàn ẹ̀ntọ́ ẹ̀ bàbá yẹn ó wá ní pé ẹ̀ntọ́ ẹ̀ bàbá yẹn ó wá lọ kígbà tí ẹ̀ntọ́ jẹ́ pé ẹ̀ntọ́ jẹ́ bàbá yẹn wá ní kígbà tí ẹ̀gbọ́n wọn ti kú kóhun ó fẹ́ ẹni tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n òun ọ̀kẹ́ ìyàwó ẹ̀gbọ́n yẹn eh, bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀gbọ́n yẹn eh, kò sí láì fi ń bẹ̀ eh, mọ́ bọ̀ sí tí òun náà bá tún á kú ṣé obìnrin yẹn ó lè jogún ẹ̀ ó lè jẹ́ inú ogún ẹ̀ ogún ta ni ogún ọkọ̀ ọkọ̀ ẹ̀ tó lókún ẹ̀ ẹ bọ́kọ rẹ̀ láwọn méjèèjì náà ẹ níṣòro ẹ níṣòro ìtàfà béèrè kò sọ̀rọ̀ ẹ̀rin o kò sọ̀rọ̀ ẹ̀rin wípé tẹ̀gbọ́ntàbúrò àbí tẹ̀gbọ́ntàbúrò ìyá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wá kú àbúrò wà ní àbúrò wà láyé ọwá afẹ́fẹ́ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn gbàtẹ́gbọ́n rẹ̀ ti tó ti kú àbí èyí ń bọ̀ ń bọ̀ èyí wọn ò sí nǹkan kan tó ṣe nù sẹ̀ríà ẹnu pé kò sópó nù sẹ̀ríà o pé aṣù ló pó fún ọ kò sí yìí ń lo ṣẹ̀ríà o obìnrin yìí ni tọ́ bá tẹ́ lọ́rùn bàbá yìí ọ̀wá ní kàn pé mo ti fẹ́ ọ yọ́ ṣe bígbà tíyàn fẹ́ fẹ́ ìyàwó yọ́ san sọ̀dáàkì yọ́ ra àwọn tọ́ bá yẹ orí gbogbo bígbà tíyàn fẹ́ fẹ́ ìyàwó àmọ́ àti lọ́lọ́ jòkó tì kò sí yìí ń lo ṣẹ̀ríà ẹ wá ní so lè jogún túláàsì ọkọ rẹ̀ tó kú yìí nísìn ọlẹ́tọ̀ sógún rẹ̀ bọ́bá ti bímọ àbẹ́lómí bímọ fọ́kọ̀ yìí ìdámẹ́kànnú mẹ́jọ òun ní tí ẹ̀ bí ọ̀bá bímọ àbọ́kùnrin yóò bímọ ìdá mẹ́rin ìdákànnú mẹ́rin gbogbo tọ́kọ̀ yìí filẹ̀ òun ló ní ọwá ń gbé pẹ̀lú ọkọ rẹ̀ tuntun yìí ọdún kan ní ọdún méjì ní ọjọ́ kan ní ọjọ́ méjì ní ọlọ́run ní títún dé bá ọkọ rẹ̀ kejì náà ẹ̀yìn lẹ́yìn ń wo pé àbúrò ọkọ rẹ̀ àbẹ́ kọ̀sábúrò ọkọ kan ọkọ rẹ̀ ni bóhun náà bá kú yóò jogun rẹ̀ nítorí pé ìyàwó rẹ̀ ni bọ́bá ẹ pé ìyá yìí náà ló kú kábúrò tó sẹ̀sẹ̀ fẹ̀ yóò tó kú òun náà jogun rẹ̀ torí pé kíni kò jogun rẹ̀ nítorí pé ìyàwó ẹ̀gbọ́n òun ni o àmọ́ nítorí pé kíni ìyàwó naam ẹ̀hùn láti sọ ní àwọn tí bàbá ẹ̀gbọ́n àbúrò torúpọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ọmọ àlá kí ni ẹ̀gbọ́n àbúrò lè rí lára àwọn in tí obìnrin tẹ́gbọ́n àbábúrò rẹ̀ lè rí òun làwọn tí è se pé ní lọ́mọlúàbí ọkọ ẹni lamọ̀ pé ma rí lápèjúwe kóbìnrin ọwá ró sọ sí si, orí ọyàn níwájú àbúrò rẹ̀ kọ̀bá múnú sẹ̀ríà kóbìnrin ọwá túrun rẹ̀ lẹ̀ níwájú àbúrò àbí bàbá rẹ̀ kọ̀bá múnú sẹ̀ríà àmá wọn tí bí ojú bí ọwọ́ bí ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ láwọn tá a mọ̀ pé ní eléyìí ìse tí ma tọkọ ma pé èmi mo gbọ́lọ̀ rí lè lára ìyàwó mi gbogbo òun làákà èèyàn mẹ́lẹ́yìn àmọ́káwá sọ di bí àwárò sọ mọ́yà pé bẹ́gbọ́n rẹ̀ ní ibá búrò òun ni ọba mú bẹ́ ogboro ilé iné ń fa gbogbo rán dánrandán lẹ̀kùn tí sẹ̀rí àti tì tàà ń sí fúnra wa àti ráwọn tí wọ́n ma wá bí wá pé ẹdákun bó láàṣẹ nù sẹ̀ríà tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n wọ́n sì wá lóyún fúnra wọn bẹ́yàn bá sì sẹ́rú oyún bẹ́ ọ̀sẹ̀ lọ́hun kèése ọ̀nà àbájáde wá kí ẹ̀sáré lọ yọ́ ẹ̀dẹ̀nà kírú ọmọ wáyé ni nítorí náà gbogboro àwọn kaba yìí ní ma dẹ̀nà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه